إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله أستغفر الله سبحان الله سبحان الله الحمد لله والحمد لله لا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر حول ولا قوة إلا بالله العلي العظيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لدى خلقه لدى قلبه ورضا نفسه ورضا نفسه ومنة عرشه ومنة عرشه ومداد كلماته ومداد كلماته منتهى علمه ومتائبه وصل وسلم اللهم صل وسلم سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وعائلهم وصحبهم وصحبهم أهل الله أهل الله آمين آمين Ìwà kádà ní àwà. Gẹ́gẹ́ bí ọjọ́ ti rí, àti gbígbà ti dà, àti bí àsìkò ti mọ, kí a fi lè kí Ọlọ́run, láti lè jẹ́ káwà ọgá láti lè jẹ́ káwà lápọ̀nlé jí ìsì pé àpọ́nlé tiwa ní ọ̀pọ̀n ọlọ́run lé èyí sí àgbégá tiwa lọ́sẹ̀sẹ̀ fẹ́ gbé ọlọ́run dépò kan ṣùgbọ́n káwà fi lè rí ìtumọ̀ nì ká lè wà ríta ìtumọ̀ òun lára títí tá a ṣe nígbàtá ní Yorùbá mi tá gbé fún ju pé agbọ́lọ́run ga sáwá lè gbé ìjọbí ṣùgbọ́n torí káwà lè ti bẹ̀gá ká dìde fún ọlọ́run ọba tó ní kí ájìdá àwòdà fìlá ní wọ́n tún dá ire kan lẹ̀ ní ààyìn fún ìdí wọ́n ti ń ṣe bọ̀ láti ìbí tí wọ́n ti ń gbé tẹ́lẹ̀ àdúgbò tàà bá gbé tàà ti bá wọn kó mọ́ ìjẹsà àfá ti ṣe rí ń bẹ̀ tó pọ̀ àwọn ará abẹ̀ náà ni wọ́n jòkó yìí lèyí òun nìkan kọ́ ni wọ́n fi bẹ̀rẹ̀ wọ́n tún bá ọmọ làkejì wọn ọmọ ẹ̀yà wọn ṣe ìbejì wọn ajábìlẹ̀ dìí wọ́n bá àfá àtúrà náà ṣe wọ́n bá wà náà ṣe lágége wọ́n bá àfá inúsà ṣe ní abúlé odò àwọn ọ̀rẹ́ ara wọn bíjí ara wọn ni ajídà àúrù àlúwọlé wọ́n bá wọn náà ṣe ah, ẹmọ pé dáúdà abẹ́ẹ̀jẹ́bẹ̀ wọn dáúdù oyè tó kóyè náà nù gbogbo Sùlẹ̀mánà ọmọ dáúdà ni ọlọ́run ti àlékún àlùbáríkà àbí tó bá rẹ́sà gidi díẹ̀ ló kú yóò ní padà sójú ẹ̀ náà ni ìbẹ̀ẹ̀nà àti ìfẹ́ làwọn ń ṣe ìfẹ́ ni kọ́nà ní markaz ní bá sọ fún bàbá àtìmọ́nùgbò yẹn wípé wọ́n bá ní bá kan ní rárá ní man escal quranic àgbọ́ ẹ̀sà ti kí wọ́n ní bẹ́ẹ̀ ní lóòtọ́ àmàbí tàbí rẹ̀ ń kọ́ àkòwúrú ìwọ̀n náà ni mọ̀gbà ní bá ní mọ̀gbà àwọn aláwọ̀ náà gbà àwọn fi ń ṣòfẹ́ síra ẹni ni títàwọn àfáà ti ń dọ́nú síra wọn báyìí wọ́n méjìwájí dọ́lọ́ntà tí inú máa bàjẹ́ ń kọ̀rọ̀ lọ́pọ̀ jù ọgbọ́n ọba jídà ó dúpẹ́ kò síbi jẹ́ẹ̀dì táwọn èèyàn nípa ní lọ a kí ẹ̀yin ya wa nígbàtà ti kí ogbẹ̀yìn àfá ogbẹ̀yìn nílé kéwú gbà àwọn onímọ̀ lọ́wà ń kalẹ̀ yìí a kí gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí a kí gbogbo àwọn tí wọ́n dúró ti àfáwàdà out lọ́kàn àti lóru lọ́kàn káàkiri ní gbogbo ẹni tí ó lérò yí pé mo kí àwọn àbí kí àwọn náà ní ẹwà yóò rìn káàkiri láti fi pàdé Ànábì Muhammad bá àti ẹ̀rí lójú àmá rúrù bá nábi fẹ́ dé Màdínà táwọn kan pàdé ẹni oní náà jáde kó fi lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run ní kó jẹ́ àmọ́kọ̀ bá nǹkan rẹ̀ yẹ́ àwọn alẹ́lẹ́ yìí nínú táwọn tí ń ṣe ọ̀kan lélẹ́ yìí àbádá òdó sì jẹ́ ní tí dúó ti ní tí bá ní ṣe kan aláwọn ní bàkà ìjẹ́ o kálukú náà dà ní àti ẹ̀ kálukú tọrọ tó bá fẹ́ lọ́dọ̀ ọlọ́m tẹ́ẹ̀ bá ti gbà kọ́lọ̀ lè ṣe tí ìṣe pé mi ni mo ṣe èmi náà tọrọ tèmi ni àlùbáríkà tí ọlọ́run owó mẹ́mi láti tèmi náà fi ní jẹ́ ó sí láti tì ọ̀rọ̀ kan láti jọ ń sọ láti gbà yí pẹ̀lú àfáà wa bákanáà ní ẹnìkọ̀ọ̀kan wa ilé ń kọ́ ni léèkéú ni mọ́sálásí ni ìyàwó lafẹ́ ní ni ọmọ lafẹ́ bí ni òwò là ni àlàáfíà ni òtó ni ọkàn ni ọ̀bálẹ̀ ni ọlọ́run wọlá rí pé nàìjíríà tó fẹ́ gbà tuntun ní wọ̀ lára olórí míì tàǹtọ̀rọ̀ kọ́lọ̀run jẹ́jẹ́ olórí rẹ fún wa mọ́sàn ánà lólórí bú lábẹ́ nàìjíríà náà ìdáǹṣe ọlọ́run ó ti orí tó lọ sí fún alára àwọn bàbá pọ̀ ọwọ́ akùbára ló ṣe rí iṣẹ́ tí ò ní parẹ́ lérí wa nípa mímọ̀ àti ìyàtàpọ́nlé àti wíwàdúwà abẹ́ pẹ̀lú odò tá gbóyọ ọlọ́run gbogbo ẹn tó gbé bànújẹ́ dé gbé tó rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ wá dọ́wọ́ rẹ̀ ọlọ́run ọ̀rọ̀ wá dọ́wọ́ rẹ̀ ọlọ́run èyí tó dá mẹ́ ìwọ̀lójí ó dá ọwọ́ wakọ́ èyí tó kù díẹ̀ káàtó ọmọ ń pẹ̀ ọwọ́ wakọ́ yóò sì padà wá bọ́ sọ abá ti fẹ́ tí ò sì ní yíwa lọ́wọ́ yíwa lẹ́sẹ̀ lónìí ayé àti lọ́jọ́ alkiyama ọdọ́wọ̀ rẹ̀ ọlọ́run Allahumma inna nas'aluka bima sa'alaka bihi al-anbiya wal mursalun wa natawassalu Allahumma ilayka bima tawassala bihi ilayka الأبرار والأخيار والمقربون اللهم إنا عبادك المتوسلون بحبيبك رسولك محمد صلى الله عليه وسلم في هذا المقام الكريم وفي هذا القيام في حركاتنا وسكناتنا أن تبارك اللهم في حياتنا وفي ديننا ودنيانا وأن تيسر لنا جميع ما تعصر علينا من أمر ديننا ودنيانا اللهم يحول الحياة عرف داود الفلاني وجماعته وأزواجه وأبنائه وبناته وتلامذته ومريديه ومريداته وأحبابه وأقربائه اللهم ومن توسل به إليك اللهم ومن توسل بأستاذ داود إليك أنت تديها هوائجه حاضرنا وغائبنا بيومنا وغدنا بدنيانا وآخرتنا وعلى على ذلك قدير بالإجابة جديد ولا حول ولا قوة إلا بالله العلي العظيم gbogbo alẹ́gbàtọ̀ tọ́látù ní àkókùn tó kà kàmà sí kan tọ́tún kàmà sí kan tọ́wà tó ti bó látàrọ asàlátò Àṣàlámù àlánàbí. Àṣàlámù àlánàbí. Àṣàlámù àlánàbí. Àṣàlámù àlánàbí. Àlọ́lọ́ ọ̀sọ́láì. Àṣàlámù àlánàbí. Àṣàlámù àlánàbí. سلام على جميع الصلاة على النبي سلام على النبي سلام tó ماريتي يا صلاة على النبي يا صلاة على النبي يا صلاة على النبي يا صلاة على النبي يا صلاة على النبي يا صلاة على النبي يا صلاة على النبي يا صلاة على النبي على النبي الصلاة على النبي الصلاة على قلي الصلاة على النبي الصلاة أما بما الصلاة Àmàríkè àṣàlátù alánàbí. Àṣàlámù ọlá nàbí àṣàlátù alánàbí. Àṣàlámù àmàtẹ́kùn àṣàlátù alánàbí. Àṣàlámù àmàdára àṣàlátù alánàbí. Àṣàlámù ọlá nàbí àṣàlátù alánàbí. Àṣàlámù يجيب روحا صلاة على النبي السلام على النبي صلاة على النبي سلام على النبي يا سلام على النبي يا سلام على النبي يا سلام على النبي سلام على فيها السلام على النبي السلام على النبي الصلاة على النبي

وسلام سلام النبي الصلاة على النبي السلام على النبي الصلاة على النبي الكل بي الصلاة على النبي السلام على داود السلام عليك والصلاة على النبي يا سلام عليك والصلاة على النبي Wọ́n tó wà sí la fẹ́ gbọ́, a ti gbọ́ lẹ́nu ájá Mariam, Àwàlíyà, Àbẹ̀màjídì ẹlẹ́hà, a ti rí wà sí gbọ́ lẹ́nu ájá Mariam, tó sì tó wà sí tó kílé àtọ́yẹnjú àwọn tó wáyé pàá kan fẹ́ mọ̀ sàròrí ọpẹtẹ bá ti kúndọ́ àròyé tẹ́ẹ̀pẹ́ àti mi àti wọ́ gbogbo wa làròyé fẹ́ bá ti wá jẹ́ iṣẹ́ ò sì tẹ̀lé kọ̀sẹ́ni tá gbé mọ́ kí fóònù lé lọ́wọ́ tí gbogbo wa yóò nígbàgbéra tá bá tún gbé fẹ́lómi ní sàátọ̀dẹ̀ tí ilẹ̀ ni mo wá sọ Bàbá wa ṣe wà Ádámà sàṣe orí, bàbá wa lágbàjì, wọ́n sàṣe orí, gbogbo àwọn tó ti lọ wọ́n ti rẹrù dálẹ̀. Àwọn akàwàta kùrẹ́ ìdámọ̀ rò pé pípẹ̀ wá ń wà sí ìyìnì. A mọ̀ rò pé níní jẹ̀mọ́ kọmọ tẹ̀lé wa lẹ́yìn ìyìnì a padà jòkó àsàdúwà torí àsà àwọn bàbá wa lánàá tẹ́ bá ń ṣe mọ́lì bí wọn a máa ṣe lọ́wọ́ níbẹ̀ gan wọ́n ọkọ̀ yẹnẹ́ náà tó bá jálẹ́ ni tó bẹ́ ń pàkátà dọ́lá kọ́dà ìta lọ́njọ́ ní náfìlà wọ́n yẹn tí lẹ́ fẹ́ mọ́ wọ́n kàn wípé ń gbàtí mi jọmọ kékeré ìwọ̀wí nǹkankan máa lọ wọ́n yí sàròyé kankan rárá nítorí àròyé láti sì wí láti sì sọ alọ́mọ́lìdì kan àti mú àwọn kan sọ̀rọ̀ sí àwọn àkàrùn ẹ̀lú ìmálò òun ń ṣe dátà ìhun sọ bàtì ní tó di bàtì rí tó wọ́n ma nábi mi kan kí ọkàn pẹ̀lá nábi kan mọ̀ nábi kankan ṣe ìhun ló mọ̀ mú lọ́lọ́tọ̀ ànábi lọ́lọ́tọ̀ mo sì fẹ́ ma ọ̀ sí ní mà léwà bìgbẹ́ndì ni lọ́fẹ́ mọ̀kọ̀fẹ́ mà nábi sẹ́rí ìsọkúsọkù lówù sátà sátà yìí àmá àwọn àfáà wa lánàá ìwà bàbá tá a jogún gádọ wọ́n ṣe mọ́lídì àkọ́kọ́ bó ṣùgbà ti lé náà wọ́n ti bẹ̀rẹ̀ àsàlátù láti rọ̀bí láwọ̀lùkọ́ fá wọ́n sì ṣe àsàlátù dalélù wọ́n mọ̀ ká ní láàrin wọn pẹ̀lú ọlọ́run tí ìsìnkú àtàfúlà ò wọ́n wá ẹ̀sẹ̀ wá dájọ́ mọ́lìdí wọ́n wá sí mọ́lìdí wọ́n wá náwó wọ́n aláwọn fi ṣe wọ̀ nímọ̀ gbogbo àsìkárù àti tìláwà bí wọ́n ti gbé tí wọ́n ti ṣe nù ẹni ọkọ̀ dámọ̀ lídì náà lẹ̀ ó fi ń dúpẹ́ náà ni yọ́wà pé ogun tálíkà tẹ́bí ń pa ẹwà jẹun sí mi lọ́rùn kò tó wá máa dàbí tí ń dà yìí tàbá lè máa rọ́jú sódodo ìbádá ẹ̀kìláàsù mi ń bá bèèrè ẹ̀kìláàsì nípa káṣe kọ́ mọ́ tí mi a máa rò fúnra mi pé àwọn àbádé wọn láfàgbádé tí ìdí gbátá àti débì kan ọwá dáa káàfàgbà náà máa ṣe bí iṣẹ́ tó bá gbé dání nípa kí yẹ̀ ṣe sùúrù ìkìláàsì ọdọ̀wọ́ èmì àtiwọ́ tí ọ̀bá sí ẹnu ọba ìkìláàsì tọ́lọ̀ fún àjìdá ó dá sí ní orílẹ̀-èdè ìsì tí ọba sẹ́nu ọba ìkìláàsì tẹ́nìkọ̀ọ̀kan wá náà ń ṣe kéèkèé tí ìdámírí dáǹtí ń ṣe tààbá tó lè ṣe jù bẹ́ẹ̀ lọ ní ájì Yunus nǹkan tó kú bí ti wá náà ṣe gbàlérí àwọn ọmọ wa àtọmọ ọlọ́mọ péyọ̀ sì tẹ́ ìkìláàsù kò ní rí bẹ́ẹ̀ àfáàwọ̀ afágbà lójú kó ní sínú ẹwọ̀ ìkìláàsù tí bàbá ṣe lérí ọmọ ọlọ́mọ kánrin kése bàbá wọn lórí ìdí tí wọ́n náà bàjẹ́ bàbá sàláti tí wọ́n náà bàjẹ́ bí gọ́ọ̀rẹ̀ náà tún polú lọ nísìn mẹ́gbà á jẹ́ wòlí ilé afá alìmì ni ọ̀pá rẹ̀ kí ní bábi èyí ní bábi ìkìlá láti ẹkọ́ mọ́ ni wọ́láyẹ̀ ìyáwá tẹ́bá tẹ́ ìkìláàsù ìsẹ mímọ́ pẹ̀lú ọkọ yín wọ́láyẹ̀ mọ́ yọ́sà albarka àwọn ní àbá dá nǹkan rúgbẹ̀ lọ́kọ rẹ̀ dáná sọmọ ìlọ́run wá dáàrin àwọn èèyàn yọ parẹ́ mọ́ náà parẹ́ nítorí ní àbájá àfáà lè kéwú tí ọba tẹ̀ kìláàsù ní ṣòwò ayé kéte tọrún àbájá àfáà záwí tí ọba ṣe mímọ́ láàrin iṣẹ́ tí ń ṣe fọ́lọ́hun ni yóò ṣòfò ní lọ́wọ́ ọ̀gbẹ̀yìn tí bá débẹ̀ lójúmọ́ ní máa pàmílẹ́kún kí lọ́lọ́ بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنبئكم بالأخسرين عملا الذين دل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يوقنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم ولا نكيم لهم يوم القيامة وزنا ذلك جزاء بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا الذين آمنوا وعملوا صالحات Àwọn ni ẹgbọ́ ẹ̀yìn gbogbo àwọn oníkéwà àwọn ẹlẹ́sìn. Mọ̀hánmà bá sọ fún pé ha únà bí ukùn, ṣe kí n ta yíjí, bil áksàrí ìnà àmàlà, àwọn tí ó sì sẹ́tùn òní jèrè ìṣẹ́ wọn. Kò ti dákọ̀ nìkan. Wọ́n dára wọn ní tẹ̀sán àwẹ̀. Wọ́n sáìsùn wọn ní gbaládá. Wọ́n ṣe tìláwà wọn ní rẹ̀sán bẹ̀. Wọ́n ṣe dàlélù zàzàlátù yóò sì bomi lọ yóò bódò lọ. Lọ́dọ̀ èmi ọlọ́run tí wọ́n tẹ̀sán torí mọ́ra níyàkó wa. Alladhina gbogbo tí wọ́n ṣe láyé pátá ọwọ́ mi ni tí ó dá ẹ̀yìn jẹmọ́ wa gbogbo wà látàtí wọ́n lẹ́nìkẹ́ ti dé látàgó méjì àárọ̀ ẹnìkẹ́ ti láti kọ́ wá dálì kí á mọ̀ kọ́lọ̀ ló wọ̀n fẹ́ iṣẹ́ tí wọ́n ọlọ́run nìkan ni ó gbà lọ́wọ́ òun ló yẹ kó gbà ṣé ó tún dáa kọ́ mọ́ gbà á Wọ́n yá sábúrún ẹ̀ náà mú yóò sínú nà súnìyàn. Ọlọ́run ni ṣe ni ó lè bá wọn sí nǹkan àwọn ni jésù àwọn ni kìíní àwọn ìkútùbù àwọn ni jínú àwọn ni jésù gbogbo kálukú àkórùngbọ̀njọ́ adáàmà alìkímbà gbogbo ẹ̀ sáṣe yìí kálukú sáà ẹ̀rí yásàbúnà aláwọ̀ni wọ́n rò annahun yìí tí wọ́n ti láwọn sí èrè ní ẹmà olẹ̀ ẹ̀rìn ṣàmọ̀nà wà ní ribat leo suleiman tó já sí wípé akọ́mọ ní kéwù ni àfáà ni òdè ní àfáà ti tẹ̀sùbá tí ń sàdúwà ti ti alúwà sófí ó déjì àfáà ti wá sí tí ò nílé kéwù gbogbo wá sí tó kọ̀dọ̀ láyé akọ́mọ ní kéwù ọdún mẹ́ta àfáà ti kíà tẹ́kítíà lòun sáà ti sáà nílẹ̀ yìí ni ò ti jọ wá lójú ọ̀pọ̀ lẹ́ lárúbáwá tò nílé kéwù àmọ́ tíra ní fi ń bá ayé sọ ọ̀rọ̀ ọdún mẹ́rin ọwá kàfà onídàbára lọ́kílẹ̀ nígbà ti dáwà díẹ̀ ẹni tí ọba gbádùn ẹni tí bá ń dà láàrín tí mẹ́rùn-ún dà láàmú kò sí ní parọ́ yóò fún wọn ní kálukú náà pẹ̀kà kí nìkan wà lọ́gbọ̀mí ọ̀gádà méjì bí yánú Islam àfáà ni ọwá kú àwọn àfáà tó jẹ́ sí pé ó túbà ní lẹ́rí mímbà rí oríjọ́ mẹ́jọ kó tó sọ̀rọ̀ kò nílé kíú àmá yóò gún mímbà rí jọ mẹ́jọ yóò tọ́ kíú kalẹ̀ kó tó di jọ mẹ́jọ ni àfáà ni gbogbo òpin àbáwọn yìí sọ́dá kíyàn ti wà láàrùntán ní ọdún tó fi kí ọdún tó fi lòó tọwà kú tó jẹ́ pé kò lẹ́sàn kan tí ó rígbà láyé tẹ́lẹ̀ o ìrọ̀wẹ́sẹ̀ ìrùdí àfáàdé tẹ́lẹ̀ àwọn jíyà ọmọ kí ó náà jíyà òun náà gbáwẹ̀ títí kọ́tọ́ wá láríkà àwọn ọgọ́lọ́ ní àníṣẹ́ ìfẹ́tẹ̀ ní kọ́ sí ẹ̀yìn الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا ọ̀kọ́kọ́ mi tí tí máa pàmí lẹ́kùn ní pé yá sàbúnà gbogbo ni wọ́n lérò annahum yuhsinuna sun'a wọ́n láwọn ti kàn rí ẹmọ ilé mọ́sáàjì tí mọ́kọ́ ni ẹmọ ilé tí ó tí mọ́kọ́ ni ẹmọ iye ọmọ tó ti jáde lọ́mí ni ẹmọ kíní ni àá mẹ́rẹ̀ bá jẹ́ ẹ̀pẹ̀ mílá àfágbà èmi náà máa mílá àfágbà àádọ́ ọgọ́rùn ọmọ ti kọjá ní ọmọ kéwù mi bọ́lọ̀ ni àti èmi kọ́ ti yé ni أولئك الذين كفروا tí wọ́n bí i, ní tí wọ́n mọ̀ tọ́lọ̀ fi mọ̀ wọn lòó wọ́n lè kọ́ ìlú wọ́n gbàgbé káwọn pàdé ọlọ́run kálukú sà ń lò lè lọ́ni ẹ bá bá fà ń bí jíkẹ́ ń lò fàráútà ẹ̀ẹ́sì mọ̀ pé àtíbà náà bí ti jẹ́ ní abóhùn sí ti ẹ nítorí pé mo fẹ́ sáyé mo Adam rahimahullah ẹwọ tí ó kamal ẹwọ babalágbàjì ẹwọ lámúnigun ẹwọ ní gbogbo àwọn ọláwà ní lálálálá fún òyẹ́rẹ́ ní sanwó oṣù fún wọn tọ́mọ sálọ ọbẹ̀ tí wọ́n ní ma bàbá rẹ̀ ma yá rẹ̀ tí wọ́n sì tọ́ dàgbà tí wọ́n sì fẹ́yàwó fún jésù rẹ̀ tí wọ́n ti dáwà ẹwà àwọn onísúfí tí wọ́n kọ́lé kalẹ̀ ti gbà kí ni ó jẹ wọ́n sọ́tì àìní ìfẹ̀láṣù ni sallallahu alaihi wasallam ayyuwa nabi gingo wani mana amila amalan aṣraka fihi ma'i bí ọlọ́run sọ báyìí pé fànàbì pé ẹni bá ṣiṣẹ́ kan o tó bá ti pa nǹkan pọ̀ mọ́ èmi ọlọ́run níbi sẹ́nà tàrà tí Súratul Ìkìláàsì, òun ló sọ fún wa nípa gbogbo bá ti ṣe mímọ̀ àtòrí ò tó nǹkan mọ́. Tàbá òkùnrin húwà Allahu dáadáa, òun ni Dāyaratul Ma'ārifi, wa Dāyaratul Ma'ālimi Islamiyya, tàbá fẹ́ mọ̀ Ìsìlámù tán yẹnyẹn nílé àtìta, Qul huwa Allahu ni, lọ́pàá tẹ́ni tí a bá 20 isu ogun isu èkejì ọmọ jẹ ogun isu ẹ̀kẹta ọmọ jẹ ogun isu bil ikhlas kul huwa Allahu Allahu lam yalid wa lam yulad wa lam lahu kufuwan ahad èyí tó jẹ́ asmáwù zàtíyà àti asmáwù sífàtíyà àwọn sífàtù zàtíyà àti sífàtù muta'alliqatun bí ma'luqatihi ta'ala Qul huwa Allahu ahadun ta bá ní húwà mọ́ ẹ̀rin pàmíjì ó ní ẹnìkan bọ́ sórí ìtàbíṣẹ́ wọ́n wípé wọ́n gbé àwọn àbáṣe àwọn fún wíri jẹ́ mọ́ tó dáwọn bá wíṣe wọ́n bá yáhúwà yàmẹ́láhúwà ìláhúwà yàmẹ́láhìlá ìláhúwà wọ́n gbá fi àwọn ẹni ọlọ́run ti èyí kíkílẹ̀ wá débẹ̀ ẹ̀sìn mọ́ pé yáńtà ìlàńtà yàmẹ́láńtà ìlàńtà ẹ̀sìn wíbẹ̀ yàánà ìrẹ̀sìn bá ti wíwọ́n ọlọ́run náà ní jẹ́bẹ̀ yìí tó sí ojú ọ̀rẹ̀ ní bẹ̀kì délé ni ta ní jẹ́ húwà kí ìwò tó máa jẹ́ húwà kí lèyò tó máa jẹ́ húwà ta ní húwà tí gbogbo wa bá tán yẹ́yẹ́ ta ló tún ní húwà ó rò páwà lani kí lani àti táa ni àtàwátá ni ọlọ́n ló ní gbogbo ẹ̀ àmọ́ húwà wọ́n gbà tó ti ní ṣúbọ́ha tó ti ní ṣakù àti ráìbù tó ti ní dáútìn nínú pé àmọ́ni tí ń bá wí ẹjúlẹ̀ fún sí fàtíyà kọjọ́ fàtíyà lọ́kànkan bẹ̀rún àmọ́ Allah zàdíà ni ahadun zàdíà ni lókè kì bá yẹ pín al-ahadiyatul asaliyatul abadiyatul sarmadiyya ìyá ẹnìkankan samadu ó tilẹ̀kùn ẹlẹ́ àjọ wọlé síbẹ̀ sífàtún muta'alliqatun bí bí mahalukọ́sì ta'ala أحد يا صفة ثابتة قديمة متعلقة بذاته تعالى الألوهية الأحدية صفة ثابتة قديمة متعلقة بذاته تعالى أما الصمد صفة قديمة ثابتة متعلقة بمخلوقاته تعالى أمي سيولو سيلة لا pàdé pẹ̀lú rẹ̀ ń bẹ̀ torí sọmùdàníyà àádà ní ẹ̀sì yóò ti dáwà lóhùn lámúyà lédí kò bímọ sífà ni nítorí pé fi ìlú ni wọ́n gbé wá kẹ́ẹ̀ẹ́ ismul mujarrad kọ́ ismul mustaqim mustaqim bil ni wọ́n gbé wá sí gátùl fi ìlú ni wọ́n gbé wá torí wà kẹ́ẹ̀ẹ́ ìsìnmi láti ìsìnmi náà ni ìsìnmi ó lè jẹ masdari sàtì àbíkọ́ jẹ masdaru Abẹ́rẹ̀ báyìí, àwọn ó ti yí àwọn àfá púpọ̀. Ilé ẹ̀mọ̀ òpònú kan náà sọ́wọ́ ọjọ́ kan tí wà bá káwà ń kéwú ni, wọn fọ́lọ̀ mọ̀ wọn, mọ́ lẹ́wọ̀ sí nímọ̀ láíláí. Nítorí pé tàwàhìd tí bàbá kọ́ wa, inú mo tàwàhìd sáà ké ní gbogbo fòsúnù ìdàdí àdébánà wíyà, kí ní gọ́ wa? Àmọ́jẹkújẹ ti bá tẹlòmí jẹ́. Tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ sífà yẹn múta alíkà bí máa lòkọ́ sí yìí ni lámú yíó ládí wọn bí ní jẹ́bẹ̀ múta alíkà bí záàdì bí èè bí máa lòkọ́ sí yìí fílà àfọ́àlì wọ́n sí báyìí gbogbo túnra yìí ní ẹ̀kìláàsì tó bá yẹ bá dúró lọ́kànkan kúlúwọ́lọ́wọ́ ní lafzan tí ń ṣe níṣẹ́ tí ń wú lẹ́nu tó bá wá lè dó pẹ̀lú ẹ̀ ní ma'ana ní ahwalan wa aqwalan wa af'alan kò sí náà kàlẹ́ tó jù lọ mọ́ bá bá lọ àsìná òsìfàt ta wà nǹkan tí ọba bọ́ sí lára àwọn àyàtù rẹ̀ àti àsìmáwò rẹ̀ àwọn àmì rẹ̀ àti ókọ rẹ̀ ni tàbá fi kí tàbá sèse pé jàbàrí àmbẹ̀ lára rẹ̀ tí ń lo mo fún ojú tó lọ́wọ́ ẹ sì gbé lọ́bìsà tí a rẹ̀ tí ọ̀sẹ́ni tí jẹ́ bẹ́ẹ̀ ẹ̀mẹ́ tí wọ́n lọ jẹ́ ẹnìkan jẹ́ kí lọ máa dára láàmú sí wọn pé wọ́n afẹ́ wáyé olóyìn a máa bọ̀ àti dé àbára wá bẹ̀rẹ̀ wọ́n adé ọdún máa dára láàmú báyìí níbo tí ló ṣe ṣe ìwọ̀ lọ jẹ́ báyìí ìwọ̀ lọ jẹ́ báyìí ẹbá pàtẹ́gùn ló kọ adáhùn mẹ́ẹ̀kù òrùn ló kọ adáhùn mẹ́ẹ̀kù bóò láti àpọba tó dá ogun tí ó kó wọn tó pèsè ní àmbàzíra ní alìmọ́ wàháyà nínú ọlọ́run ni àmọ́lá apá tí a bá ní ìkìláàsù tàbá ní mímọ́ kí ni jẹ́ mímọ́ kí ni ṣíṣe mímọ́ náà ni ká lọ ní gbọ́gbẹ́dán ká mọ́ mọ́ kọ́nà káàkiri kọ́lọ̀nà ọmọ pé a ẹrù mi lè léyìí tẹbí bá tí ẹrù mi ni tí gbèsè bá tí ẹrù mi ni tọ́fọ̀ bá ṣe ẹrù mi ni tí bànújẹ́ bá tí ẹrù mi ni tẹ́gbẹ̀ rẹ̀ bá ń ga tí èsì ọwọ́ mú ẹrù mi ni nígbàtí gbogbo ọ̀nà bá من قبائل الشرك والرياء

tẹba dẹ́rù kú bà pé ó kú kó tó di méje jọ méje á ilé ìwé kọjá káàkà mú tó ṣùgbà lọ ẹja dọ́dọ̀ àwọn arábí náà ká fi bọ́ nínú wàhálà yìí ná káwà padà síbi tẹ̀sùbà padà a máa lọ mọ́sálásí ń gà náà ẹnìkan jò ní ọkọ̀ mú láti okun sunkún ni a tó wáyé kọfẹ́ lọ́dọ̀ ti wá ní ah, àyín ó dúó lọ́kànkan ọlọ́run ní jẹ́ yìí pẹ̀lú ogun ọlọ́run yọ lọ èmi ológun àwọn ìmáni tí wọ́n ti gbélé alọ́wọ́ ohun àgbàpé yọ lọ pẹ̀lú mẹ́jẹ̀ àwọn kọ́bá débò mi o ọlọ́run wọn ti lọ bá ọjọ́ ní kí wọ́n wá mi báyọ̀ nígbẹ́kọ̀ọ́ jọ alùkùránì mọ́ lọ ọdún lọ́wọ́ ní lọ. Mọ́ àdé lọ́wọ́ gbọ́nà wọ́n gbọ́ pé à nígbà tẹ́ èdèdè bí ẹ̀sùn àbẹ̀ ìṣẹ́ lóhun fẹ́ mọ́tọ̀ mọ́

ìyàwó wọn wọ́n wá ń bá sàábé kan rí gbá ó ti lè rojọ́ ìyàwó rẹ̀ jójúmọ́ lọ ọmọ rojọ́ ìyàwó rẹ̀ ní òjò wú ní ọ́ wa gbárí olówájá kí ní ṣẹlẹ̀ wọ́n lélé yìí ni ma jò wú anábí ní àná àgárò mi aláṣẹ́mọ́ ẹgbádùn ẹ̀kọ́ yìí tí wọ́n tọ́kùnrin ló tún fi ń wo bò mí ní obìnrin tó bá tóbìnrin náà kí lòun ó ṣe àbálágbájá kí lẹ ní a ṣe táà ṣe ọ̀sán láàdáhùn ni àbí lóbi láàdáhùn ọlọ́run alẹ́bí ilé mi jọ oúnjẹ ní tẹ́rù ìlọ wọ́n ni àtà ya Rasulullah ìwọ́nà máa jọ oú oúnjẹ tó ń tọ́ ń bèèrè lẹ́gẹ̀ẹ́ tó ní à wallahu agarru minni ọlọ́run pàápàá jọ oúnjẹ mi Tàbá tí ọ̀fẹ́ ká tí ọ̀fẹ́ aṣòsù, ọ̀fẹ́ ìkìláàṣì. Tí Fátíà lọ́bàá sà jòkó ti Fátíà. Fátíà ni mo mọ̀ nǹkan mínú Alkùránì. Ìdìdó máa kí rébi tó sú ọ kí Ọba tọ́lọ̀run ní ọba ọlọ́run là ń pè ní à ń kò sí ẹ̀rẹ́ rí bọ́dì Ọba tó ní jáde sí gbòòrò. lára kíra nẹ́bí tó wí nípa ìfìláàsù ìṣẹ́mímọ́ ọ̀rọ̀ fọ́rẹ́ rẹ ìṣẹ́mímọ́ ọ̀rọ̀ fún ìyàwó rẹ ìṣẹ́mímọ́ ọ̀rọ̀ fún bàbá rẹ ìyá rẹ ìṣẹ́mímọ́ ọ̀rọ̀ fáfá rẹ Ọlá Nàbí sallallahu alaihi wa sallam. Kílá Nàbí tó wí ni. Inna Allaha la yaqbalu min al-amali illa ma kana khalisan. Ọlọ́run ní gbàṣẹ́ torí pé ọlọ́run ọ̀fẹ́ kò dàrú ọlọ́run ọ̀dàrú kò fẹ́ kí ẹ dákan mí pọ̀ mọ́ wọn mú tó kí ẹ bí ìwájí ohun iṣẹ́ tọ bá ṣe nì tọ wá fi wáyọnú ọlọ́run pé náfílà tí mo yẹ̀ yìí irun tí mo kí yìí hájì tí mo fẹ́ lọ yìí ààwẹ̀ tí mo fẹ́ gbà yìí lílọ tí mo ti jáde látàárọ̀ lọ bí mo rí àfá fílà ní ìdí ẹta náà mọ̀hánmà yìí ọlọ́run ni mo fi wáyọnú ẹ̀ ibi táwà wá jí ìta tó ń jì sí ni pé rí ìyá o ibi tó ló fẹ́ fò lẹ́ẹ̀kan ló padà wáhùn ọ̀rọ̀ méjì níbi tí máa ń da ẹ̀fẹ̀láàsù tí ń da fi àpọ̀mọ́rú ẹlòmí ń ṣe tíríkù ń ṣẹbọ ẹlòmí ò ṣẹbọ ríyáwù ní ṣe àmá tíríkù afghan náà làkàájú ṣẹbọ kékeré ni kí ni ríyáwù kárí mi yòráhùnà náà wala yu'minuna illa qalila mudhabdhabina bayna dhalika la ilaha illa wala ilaha illa ọlọ́ni mùnáfikí àdínì lọ́pọ̀ mùnáfikí àfà lọ́pọ̀ mùnáfikí mùsùlùmí lọ́pọ̀ ìsì ìdáyẹ̀ láàmú ní kìí jẹ́ ọmọ bí tí ń lọ́kùn ní gúnlẹ̀ dáadáa ní ìdáwọlẹ̀ ilẹ̀ lárúbá láàmú mùnáfikí ní dáwọn láàmú ẹwùn kan bí ẹti tó ní ìjà àfà náà ni wọ́n dáwà mùsùlùmí náà láàmú láwùjọ wa mùsùlùmí ni lọ́sàn àmọ́ tó bá dòru òdìdì pásọ̀ òdìkiri ó tó bá tún yáwó tún di nǹkan míì tírì wọn lẹ́lòmíì kò sí ìkìláàsì gbóbìnrin ní bá bọ́kọ rẹ̀ sọ̀rọ̀ tó bá ní bó ti rí tí bá ń búra ńgbà tí ń búra òun gẹ̀gẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ́ bọ́kùnrin ní náà báyàwó ẹ̀ sọ̀rọ̀ tí máa ń fi ìyá alágbẹ́já òun fi ayé wọn àtàrí kìí àmọ̀ ń búra wọn lẹ́lómi ọ̀sẹ̀sẹ̀ sílẹ̀kùn rọrùn àwọn àfáà náà wá kún ní èpè للمصلين الذين هم عن صلاتهم ساهون والذين هم يراهون ويمنعون الماء وويل للمصلين رأيت الذي يكذب بالدين رأيت الذي يكذب بالدين وذلك الذي يدعو اليتيم يدعوني وذلك الذي يدعو اليتيم ولا يعد على طعام المسكين ويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يعلمون ní dáa fún onílé mọ́sàn lè ní àwọn akíhù àwọn tí wọ́n kí gọ́ngbà tí pèsè tó bá ìgbẹ̀fà sí akíhù àwọn tí wọ́n kí rárá ń kọ́ ọlọ́rin dòmìnì dòmìnì wọ́n ní kí ló dé ọ̀nà ẹlẹ́dínà ó tó sùn mẹ́fà tẹ́lómi lè kí ń gbẹ̀yìn oṣù mẹ́ta ẹlòmí ò kí rárá àfá mi ò kírun mọ́ láàfá ọba ṣẹ́ka ẹgbúrò orú ẹ̀kọ́ àfá mi ò kírun mọ́ rárá kò sì tí tí ń jẹ́ ju alkùránì lọ àwọn tí wé lù ń jẹ́ tí wọ́n nù kò sí ìkìláàsì ní tí ń jẹ́ ìkìláàsì ní pítọ́ ọba ti sọ gan ní kábà ọba ti sọ gan gan pé bó ti wí nì ebi náà sí wájá mùsùlùmí lọ́n fi gbìjà wọn gbogbo ayé lọ́ba àjà gbogbo ayé lọ́ba àwọn afá bá sọta aláwo bá sọta àjẹ́ bá sọta oṣó bá sọta tó ní tálò ní orí dáwà ní ẹ̀ bàbá náà ti bá kan ní bàbá náà sí gbàtí ò ní ìlàásù ni ṣe bá mi yẹn ó láàfá tí àfá àwọn tẹ́tẹ́tẹ́ lómi ó tà àgbókò àfá mi òun ní àfá ní òun rẹ̀ pìtà àfá rẹ̀ bí sí wàdá mọ́ sí pìtà àfá wọn tí ó kà mọ́ ní pìtà àfá wọn ṣùgbọ́n lọ ń bú ó bìnrin yẹn lọ́dẹ tí tí nígbà wọn tara wọn fọ́lọ̀ ní ẹlòmí ọmọ rí àtìpàdé rí rẹ̀ sọmọlẹ̀ yìí ẹ̀kọ́láàtù ni ìrọ̀ áwú náà wọ́n mọ̀ sí kárí lọ́wọ́ dìbì jẹmọ́ bá dé yọ áwú yọ wá kírun yí kò ní tọ́nà ọ̀pọ̀ ويمنعون لما Ó lè wo tẹ́lifíṣàn tilẹ̀ mọ́. Mo ti wínú. Náà ní túnmọ̀ wà yásàbúnà annahum yóò sí lónà súnà. Àwọn àǹfààní tí ń bẹ̀mí ìkìláàsù, tàbá ní a máa ṣe mímọ́ torí ọjọ́ ti lọ bá lásàwọn ànírà àti ìṣòro tí mẹ́mẹ́ ọyọ́ kásánfàní tí mẹ́mẹ́ ẹni tí kìí bá ṣe mímọ́ tí bá ṣe ìfẹ́láàsù arẹ́gbọ́ àwọn èèyàn mọ̀ ládùúgbò pé àgbàlagbà yẹ̀yẹ́ lélẹ́ yìí tó bá sọ̀rọ̀ fábákà fún yẹ ní bàbẹ́ bọ́jà àfáàní ọmọ kí wò ní yíò ní pàkún tó bá ti àánà kúmùlá nítorí wọ́n ti rí pé kò sí ìkàlásù náà rọ̀ Àlàáwàlù nínú àǹfààní tí ń bẹ̀m̀bí mímọ̀ ẹ̀sẹ̀ mímọ́, kọ́sùbò ìmàhábẹ́tì wà ìmàhábẹ́tì ẹni tí máa ń sòdodo, tó wá pé bá ti sọ náà ni, ni ó sì ṣe àwọn èèyàn máa bẹ̀rù ẹ̀ alìmọ̀hábà yóò lọ́wọ́lá, tọ̀sẹ̀ ní ìdígbọ́ ẹ̀sìn kan ọwọ́ fún mi, ẹ̀sìn ìwọ́ sáti mọ́ kúrọ́ mọ́, ẹ̀sìn kan ọwọ́ fún mi, ìwọ́ mọ́ sọ ọ̀rọ̀ ìdúró lẹ́bà mi kan bọ́ ń dò ìjòkó lẹ́bà mi kan bọ́ ń jòkó àwọn èèyàn máa bẹ̀rù ẹgbẹ́ ẹ̀rọ ọmọ fún nígbà mi o tẹ́ bá ti gbọ́ bá ti wí ní ó ṣe o haibà kan wàlì mahabba tí ẹ̀ mahabba tó hábù bá bẹ̀rù ọwọ́ mọ́ bá dúó pẹ̀lú òfin ọlọ́run pẹ̀lú òdodo pẹ̀lú ará ilé rẹ pẹ̀lú ìyàwó rẹ pẹ̀lú ọkọ rẹ nínú méjèèjì tí a bá fi tí ọ̀bá dàrú látọwọ́ rẹ àwọn èèyàn mọ́ fẹ́ràn rẹ wọ́n bẹ̀rù rẹ̀ wọ́n sì mọ̀ fẹ́ràn rẹ̀. àtàní ẹlẹ́ẹ̀kejì àǹfààní káṣe mímọ́ ní ẹlòlòwò ilẹ̀ ayábìnrin náà wọ́n ẹ̀ẹ́ ẹlò orí tó sì mú lọ́dọ̀ ọlọ́run Ọlọ́run ó gbèrú ẹ̀ sí kò kẹta ayé gan ní ọmọ sọ pé bó ti rí rẹ̀. Ẹlẹ́kẹta àǹfàní tí ń bẹ níbi ṣíṣe mímọ́. Ẹwà sólẹ̀ ámúnì. Orí ọlọ́kàn balẹ̀ ní gangan bá tún bí wó ti lọ ní nìkan ni wọ́n wà. Ẹ̀mí nìkan ọ̀dá nǹkan sọ. Rárá o, ẹ̀mí kọ́. Tí wọ́n máa ń dá gìrìgìrì yọ́tọ̀, àyíṣà láì mọ́ farapa mọ́ yóò lọ dákẹ́ síbì kan. Àmẹ́ni tó bá jẹ gbì, tó bá ti gbọ́ gbì láì yàfá yọ́ dàmú kọjá là ìṣẹ́mí lọ́dọ́wọ́ mi àti rẹ ẹlẹ́kẹ̀ẹ́rin àǹfààní ẹ̀ sálámátù libáàlì ẹni tí máa ń ṣe mímọ̀ kan rẹ̀ ọbalẹ̀ gbogbo sísẹ́mù ara rẹ̀ onídàrú tẹ́rin bá sí máa jalè nínú ilé kọ́lá bí ògbé ìjọ́ náà mo gbé ń jò ní ìṣẹ́kò ní níbi tí àwọn àǹfààní àti ewu jí ń dẹ̀m̀bí ká máa ṣe mímọ́ àti àìṣe mímọ́ òun ní nì àwa lọ sọ́dọ̀ oníwà máa umiru illa ويؤتوا الزكاة وذلك دين القيمة من سورة بينة Ọlọ́run ní wà máa ń mẹ́rú kò tí ń ta pa iláṣẹ níbi ìrun, níbi àwẹ̀, níbi zaka, níbi ájì gbogbo òfin tọ́lọ ń ká ní ìsìlámù, ilẹ̀ àrí àbúdò ọlọ́lá ní ẹ̀fì ìsìn ẹmọ́ fi sìnyàn. Wọ́n bá yẹ nẹ́fìlà lóòrùn mọ́tọ̀ fẹ́ nìkan, pé

tẹ́mì ní ìsanwó ẹ̀fọ́ ni tí mo ní sí mo bá gidi tí kí sáà lè mà kó sí lọ́run ìjọ tọ́lọ̀n tí ń bọ̀ lówó tọ̀ fún àkọ́ tọ́lọ̀n tí ń bí àbùkátà rẹ̀ ó rójọ́ pé ará àdúgbò yẹ gbà mí òun ni ká gbé ẹ̀sìn fún kírun mójúkò gbàwẹ̀ mójúkò àníyàn láwà kan dánlà ní lágége ọba Mukhtar wọ́n tó wá lọ sí tẹ̀jìdìdì Tìjàníyà lọ́dọ̀ wọn wọ́n sọ kí bàbá ma lọ sí ziyara wọn bàbá ní ìsàrò yí púpọ̀ wọ́n á dìrò ẹjọ́ kan bàbá ní ìbádatún bayna alákàtún bayna al-abdi wa rabbihi àṣepọ̀ ọlọ́run pẹ̀lú ẹrú ni láyé tàkọrùbí èyí ti ṣe máa yóò pọ̀lá yóò kọlu ana fulana ana kìnnà ana kìnnì èyí tó wẹ́ torí pé ọlọ́run ó kó wọn ọ̀fẹ́ mọ́ ìṣẹ́nu láàrin rẹ̀ pẹ̀lú ọlọ́run gbogbo àwọn àgbàlagbà ń lọ ìgbàtà àkọwádé ìṣẹ́ pé súfí ọ̀dá kí mú ní àà àwọn bàbá àti wa tí wọ́n sí àtàwọn àfáà wa àwọn òpólú àwọn èèyàn lọ sọ di tìjárì tó sọ di bísẹ́ẹ̀sì ni ẹ mọ́ kó àwọn tó sọ di bísẹ́ẹ̀sì papọ̀ máwọn tí wọ́n ṣe pọ́lọ́un kẹ́yìn wá lọ pẹ́sẹ̀ wọn ọ̀dá ọlọ́run nígbà tí yínà tó àmọ́ àti ọba sí dáadáa ìkìláàsù ń bẹ níbi wá sí kémi náà láti dé wá sí nísìnyí tó yẹ pé ẹnìkan tó sọ̀rọ̀ fún mi ní orí ni mo fẹ́ fún lésì ó ti kúrò tọ́lọ̀ tàbádé tàbí tàbádé lè kéwú táwà ṣe tíra táàmà wá pé tíra yìí ẹ̀yin ọmọ ẹmọ ké ẹnìkan ni mo fi fún lésì ẹ bọ̀pọ̀lọ ọmọ ọlọ́mọ jẹ́ bá ti wọ́n jẹ́ kó ṣe tọ́lọ́ mọ̀ èsù ní bẹ́ẹ̀ ń bí wá sí wọ́n ní ìdákaná yóò mẹ́rin kí yàmù tàbí kí a máa bá dé àwọn gbogbo àwọn èèyàn dìde yóò wá ní gbogbo àwọn awúrúurú pàkì wọn àwọn aláìsílọ́un àwọn ọ̀sẹ́bọ́ àwọn kèfèrí àwọn kèfèrí funfun kèfèrí dúdú tọ́bá palẹ̀ wọn mọ́ tán tọ́wàká mùsùlùmí ni wọ́n jẹ́ àìmí ni àfáà àfáà kí ní tó ṣe gbà tó wà láyé àgbà ah, ọ̀sán mi kéwú ni àárọ̀ mi kéwú ni inú kéwú wọ́n bí mi sí nígbà náà ní kíní sí nígbà ìgbẹ́gbẹ́rẹ́ ni a máa ti wà sí ẹ̀ẹ́ ọlọ́wọ́n nìtọ̀ ẹ̀mà láìkà ẹbí lè rí pé ọgbà pẹ́lẹ́ ń gbà ọgbà ogun ń gbà قل أن بالآخرين عملا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يعلمون أنه يوزنون صنعا أولئك فربك wọ́n bí ìsinmi alúwà ni, mo ti wọ́ títí títí títí gbogbo èèyàn ní máa ń fún wọ́n ti kí ní àwọn ọlọ́ọ̀gbẹ̀ àti bí wọ́n ti pè ọ́n léwu wọ́n ti pè ọ́n kìíní wọ́n pè ọ́n kìíní tí wọ́n náà ó tí wọ́n pè ọ́n tẹ dáńdásà aláàjọ fún ọ tí wọ́n sọ ọdọ́ sàtẹ́kúnlẹ̀ tẹ́ ń dọ̀bálẹ̀ ìwọ oníwà sí ń kọ́ ìwọ ní gẹ́gẹ́ báyìí pọ́lọ̀wọ́ ó ṣe máa mú ẹnìkọ̀ọ̀kan tí ó máa fún ní èsì ti ẹnu ẹ̀dá kò lérí sẹ́rẹ̀ tàílẹni náà nínú wa lónìí tí yíò bá ṣe jẹ́ tàbí ó débì kẹta bá kalábùkù jò ní bínú èmi ẹ̀ mọ̀ pé ah, láìláìlá bí wọ́n mọ́ tí mo kó lẹ́yìn ẹ̀ àbàtọ́ lọ ní tó jẹ́ pé wọ́n gbérí búkú fún ọ ní ẹni wọ́n gbé mọ́ kí fóònù lélẹ́rí tí ń sọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ láti ìdúró ẹ̀wọ̀n jọ lọ ولنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين عبدي وتنجزه وعزب ينجزه ولنقصن عليهم بعلمه وما كنا غائبين gbogbo tí kálùkú se ní ẹyẹwó tó náà sí ìjákó sí ọjú mi ní sí a ń sọ pẹ̀lú àwọn àbìláì lẹ́kan àwọn àbìláì gbé àgò kan bẹ ánsẹ̀ sí ní gbogbo nǹkan kúnnú ẹ̀ èyàn kan fi kí níbọ̀ tí níbi àgò ní ìgbà ni ń ròyìn gbogbo ẹ̀ fún mi Kùránì kan bẹ́ tí wọ́n ti ṣe mọ́ ní gbogbo Ọlọ́run fi ń túnmọ̀ sí dáríkì àmọ̀ fún wa ní kí nǹkan ó ṣe yọ́ náà ẹlẹ́bìlìfù ni káwọn ìbọn ọmọ sí fún ìkalẹ̀ gbogbo tí a ṣe ìsìn ó túnmọ̀ sí rẹ̀ láyé yìí tó fi Ọlọ́run á pè ẹnìkọ̀ọ̀kan ní ẹlẹ́sìn ẹjọ́ ma fàwẹ̀ sí fáàrí, ẹjọ́ ma fi lẹ́mìlà sí fáàrí, ẹjọ́ fi tẹ̀sùlá sí fáàrí, ẹjọ́ fi síkiri sí fáàrí, ẹjọ́ ni mọ̀kọ́ lè kéwú, ẹjọ́ ni mọ̀kọ́ mọ́sálásí, ẹjọ́ pé kí ní kan wá sí, ọlọ́run ni rárá. Wọ́n á kó àbìdábì kálùkọ́ máa mẹ́gù iye ìwòdẹ́ tí mo rò pé mọ pàtì ìdẹ́ wọn ní kọ̀ bọ́ àwọn àlìúmọ̀ mi tí wọ́n tàà ti gbà pé ìwọ́lọ́mbò wá ní ìwọ́lọ́pẹ̀ mínísítà fi ọmọ sàfà ọ̀n olèmì ni wọ́n sì pẹ̀ tí wọ́n sì gba ìpẹ̀ fún ẹ̀rọ ni a kò lè tó bẹ̀ ọ̀fẹ́kánmọ̀kàn fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n sí fún mi àtẹ́nu wípé mo ti ẹ̀pẹ̀ wọ́n wọ́n dá wọn wá mọ́sálásí wọ́n sàánú wọn àwọn jẹ́ mú wọ́n dánrin díẹ̀ àsìkò olè mímọ̀ sí pẹ̀lú òrùn kí n tó náà إتنا وهول العصر أفضاء كل أمر إذا دعي ابن آدم للحساب ẹlọ́pàá já ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìkìláàsì dọwọ́ wa ṣíṣe mímọ́ dọwọ́ wa nínú ọ̀rọ̀ nínú rìn bí ọ bá ń lọ jí wọ́n mọ̀ bítọ̀ ń lọ bí ọ bá ń bọ̀ jí wọ́n mọ̀ bítọ̀ ń bọ̀ wàláyé ọlọ́run dò ti lúwẹ̀ sí Suleiman tẹ́ bá lọ́dọ̀ ń gbé mọ́wó dá fáwọn èèyàn nísìnkẹ́ bí pàwádìí ẹ̀dẹ́ àmọ́ ọlọ́run wò tún àṣírí wa èló lẹ́gbà àyà mẹ́wàá já kí nínú ẹgbẹ́ olílé nìsìn kí ní ìhúndà ní bá ní kókì yé lónìí wọ́n ti sọ pé yóò ti mọ̀ gbé kókì rẹ̀ lọ nígbàdúrà tàgbò olélérí ọlọ́run lè ṣe tó lè mọ́ ṣe ó lè ṣe ó sì lè mọ́ ṣe ẹnu tí wá nígbà mo ti gbà rẹ̀ mo ti tàdúrà nìkan láàrin bọ́m̀bẹ̀ pé mo gbìyànjú tí ìlà ẹgbà àna ọlọ́run ta ni wọ́n lè fọ́lọ́pàá mú ìbáṣà àfá àti lógún ìgbé tó ní orí bẹ́ẹ̀ kò orí àwọn náà àti ògbó lọ́wẹ́ mọ́ tí a bá sì jòkó jẹ́ ọlọ́run àníyá ló ń tọ̀ wọ́n rẹ̀ kó gbé tó béèrè fún ọ yóò sì tún gbàdúrà tó sí ní bábílì ìkìláàsì ìlàsìlà àwọn bàbá wá sí tún ẹjú wa o ìlàsìlà àwọn àfá wá sí tún wọ́n fi tọ́ wa o ẹ má jẹ́ awo tówó yóò ẹ má jẹ́ awo tí yìí ẹ má jẹ́ awo agbára ayé nǹkan bàjẹ́ jù báyìí lọ tí ó sì ní láti tó wà jẹ́ àríkì àmọ́ olú ọkàn rí gbóhùn sínú àlúmà náà Muhammad nítorí ti ẹ mọ̀ yá fi wùwà kama lọ ó wà lákọọ́lẹ̀ ní wọn òun o látara bẹ́ẹ̀ ìkìláàsù dọwọ́ mi nílé kéwú wọ́n dọwọ́ mi lérí ọmọ ọlọ́mọ tí kó wá fún mi wọ́n dọwọ́ mi lérí ìzáwí ẹ̀tẹ́ wọ́n wá pé à ń lọ́dọ̀ sí ewu yọ́kọ̀ awídìdí yọ́kọ̀ nkíní níta àbámàká mọ́pa àmà wọ́n bí mọ́ mọ́ lè kílé rẹ̀ mẹ́rin lẹ́ni ọdún ọba yìí sábà àtòrà yìí lọ màjínà wọ́n ní ọmọ àfágbà ní bábìl ìhìláàlì tó bá lọ mọ́ lónìí ó lè mọ́ lọ́la èwo ní kó kúrọ́gbọ́ mọ́ lónìí kó pé ayé kó pé tòrábù ní náàrù fún tójú wá tí ọ tọ́mọ bá padà mọ́ yọ́ mọ̀ pọ́ mọ́ náà ni èyí tó fi pamọ́ lónìí àti rí ó túlọ́la tètè túlọ́ ní kọ́lọ̀mọ́ ọ̀bọ̀ ní bá bèèrè ẹ̀fẹ́lá Innal murata táwí fi túnkọ kó lè tọ́. Ọkùnrin pàtàkì àwọn ọ̀nà mọ́tò wọ́n dé àkájẹ̀ ìgbé pàtàkì kọrin lé méjì gan. Ọmọ túnmọ̀ kí ní ń jẹ́ ọmọlúàbí. Lábá bèèrè pé ìwọ ọmọlúàbí, nǹkan méjì lábà ń bẹ̀. Bí méjì bá wà lára rẹ̀, marhaba, tí ọ bá jì sí, tètè múra bí méjì ó ti pé ìwọ ọmọlúàbí yìí wọ́n wá kó sínú àpótí ńlá kan àpótí ńlá ọ̀hún náà ni ìbẹ̀rù ọlọ́run nínú ìbẹ̀rù ọlọ́run láti wá rí àkàlákù méjèèje ìwà méjèèje ìwà mélòó mẹ́wẹ̀ẹ̀wá mẹ́wàá tí ń jẹ́ ìwọ ọmọlúàbí kátó tatawi fi tuqa khulqa Innal muruha tatawi fi tuqa الفناءة والإخلاص والصبر ثم الأمانة والإعطاء والورع Sàdárọ̀dọ́ به الإيمان والشكر. Fọ́nà ní kẹsọ́rọ̀, tọba ti nírọ̀, tọba ti fún fátíà, ìfúnnilọ́yọ̀nù, ìtọmọ̀nù, àmárìbáwò, látara rìdọ́ hmm. kàbá rìdọ́ òbí ilẹ̀ ìmáàlù wa ṣùkúrò síríkù mi fi táàhù kó lẹ́lẹ̀ fáìrì máa dé fàlùhún kò sí hájẹ̀ wá ìrò àkàlákò ìyáyá ṣírí wọ́n sí hájẹ̀ wá ìrò àkàlákì ìrọ̀lá máa yá àmìnú ìsìlámù ní jíjọmọlúwàbí níta kó sínú gba ìbẹ̀rù ọlọ́run ní àwọn ìwà kan ní jẹ́ bẹ́ẹ̀ mi ní alẹ́fànà àtò nínú ìwà ọmọlúwàbí ni ayọ̀ ọkàn ìtọ́kọ̀ rẹ bá fún ọjọ́ tó má wo ti yá ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ pé ẹ̀wọ̀n ara léèsì fún ìyálé mi ọ̀rọ̀ àrí kìníkà fún ìyàwó mi ẹbí ìyàwó àbúrò rẹ̀ ni ẹbí kìní ìyàwó ẹ̀gbọ́n ẹ̀ òsìta jí ó tó ọ̀ wọ́n bá wo òòrùn kílẹ̀ wọ́lẹ̀ ẹ̀fẹ́ láàásù ẹ̀yìn náà ni ìṣe mímọ́ tó jẹ́ tọ́pìkì tò ní odi méjì ayò ọkànlá kọ́kọ́ tí ṣe mímọ́ tí wọ́n jẹ́rìí rẹ̀ kọ́kọ́ pé á ah, mọ́ jẹ́rìí ìyàwó mi á ah, mọ́ jẹ́rìí ọkọ mi mọ́ jẹ́rìí ọ̀rẹ́ mi kò ní dalẹ̀ àmọ́kọ́ rẹ̀ máa dalẹ̀ ọ̀rẹ́ àà bí ọba ti dé ń padà ń bọ̀ ó di mẹ́ta ṣùgbọ́n àmẹ́ẹ̀ẹ́nẹ́tù ọwọ́ àkùkọ́ gbé nǹkan pamọ́ sí ọlọ́dọ̀ kan sì bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ dúkìá Ma pààrọ̀ góòlù góòlù tí ń tẹ́gbé fún ẹ Ma sì pààrọ̀ aṣọ tẹ́gbé fún ẹ owó tẹ́gbé fún ẹ má dàárú nínú kọ́mpìn nínú ẹgbẹ́ nínú ọjà nínú sẹ́lọ́fíìsì wọ́n lẹ́ ètò kama wá lọ́dọ̀ ọlọ́mọ sàdúrà kò ní gbà wọ́n mọ́ mọ̀ wọ́n mọ̀ sínábò wọ́n lìbázù wọ́n kò sí yà bá ní ìsẹjábùlà tí a jẹ́ sàdúrà tí ó fi gbà kàzárù ìdáhù kọ wá yọnú sí tọ́lọ̀ bá sí tọ́ bá wà wà wà tó bá bọ́ sí ó sẹ́nu bí ó sì bọ́ sí mọ́ ló ní nǹkan ẹ̀ ó ti parí ètò ká tó dé a ń gbìyànjú ni wọ̀n láì ní ọmọ ogun jù bẹ́ẹ̀ lọ ìgbẹ́ ọlọ́mbá ní ó dé ní gbogbozó tọ́ya olí tọ́ya pásítọ̀ tọ́ya àlìjẹ̀nú tọ́yé mèrè tí ń tọ́ bàrí lónìí àwọn kan jù ọ lọ àwọn kan ní tó ọ bílẹ̀ ìmẹ́nu wá gbà fọ́lọ̀ pé tọ́ mo tíráì fọ́lọ̀ tí ọmọ lọ́mọ yìí wá ṣúkúrú ma wá dúpẹ́ lérí tọ́lọ̀ bá ti fún ọ wọ́n ní kò mí ẹlẹ́ẹ̀kẹ́ wá rẹ̀ ní kọ́ wọ́n padà pa ọ́ tí ó fi ọlẹ̀ ní jẹ́bẹ̀ tí lágbàjá ní ẹmọ́ ẹmọ́ pè sí kọ̀ márùn pa yóò sọ jáde pẹ̀sí lọ́rùn lẹ̀ wọ́n ní fi rọ́lọ́ ọmọ wọ́n ní fi jàmbá lọ ọmọ àsídíkù ìmá sọdódó òun ni mẹ́fùtáhù ìwà mẹ́wẹ̀wá òun náà sì ni májẹ́hálù tó gbà wọ́bẹ̀ pọ̀ bá bá fẹ́ dúpẹ́ bẹ̀rẹ̀ òdodo pọ̀ bá fẹ́ tàbí kan wá rẹ̀ ìgbìlárúbá kan wá bó sí ọlọ́run pẹ̀lú ó ti ń jíṣẹ́ ti pẹ́ àmọ́ gbogbo wà tí ọ̀dá láyé pátá lòun ṣe bọ́ọ̀bá rẹ̀ ṣe wà sí mọ́ bọ̀ ọlọ́kan tuntun ní wà náà àrẹ́bì níwà olóhun jalè òun dọ́kọ òun

á lọ oko olè ní bá palẹ̀ mọ́ tí a bá wá mú un tó wọ́n àpò òun ló ń ni tó ń ti lọ́wọ́ òkúrọ́ mọ́ olóko olè mọ́ Tàbí náà ẹ̀mọ́ tẹ́lẹ̀bọ́bìnrin tó tọ́nà akún ló ń báyàwó àbúrò oṣùn kò tẹ́kì náà mọ́. Mo ṣe ti gbogbo wà burúkú lẹ́nu. Tàbíra jí tó sọ pé alẹ́kẹ́síbò ọmọ ni alẹ́kàmúrò ọmọ àbáyì, ọtí mọ́mọ̀ ìyẹ́ṣẹ̀ ni. Ẹ̀kìláàsì, ọwà náà mẹ́wẹ̀ wátàkà yìí nínú akoto ìbẹ̀rù ọlọ́run ẹlẹ́ fún ìta kékeré kankan máa lọlé káfàdúwà kò ó díjọ́ kan ẹrú ọlọ́run kan mimbabil ikhlas wòlíì ni a máa jíjẹ ọlọ́run ọlọ́run àti ti máa gbà fún èyí ń kàn mí ó ti kàwọ́ náà sọ́fíìsì tọ́lọ́n tó wá sí ọlọ́run aláyé ń bàjẹ́ lọ́wọ́ ń ṣe dáwà káàkiri ṣe jihadu kiri tó bá sàṣìpò ògbà tí wọ́n ń lọ ọbọ̀ òsà kan lára agi kan gbogbo alágbára ló ní máa bọ́ àwọn àjẹ́ ń pàdé ń bẹ̀ àjẹ̀nú ń pàdé ń bẹ̀ ìrìnrìn ń pàdé ń bẹ̀ ológun ń pàdé ń bẹ̀ aláwo ń pàdé ń bẹ̀ ọdún ni wọ́n máa bọ́ níbo ni gbogbo aráàlú lọ́rọ̀ ń bọ̀ gìgà lókè odò ń bẹ̀ lọ́bà lọ́bẹ̀ yìí kí lẹ́ ń bọ̀ ni àmọ́sà bá gbé ìmọ́ ni gbé ẹ̀kìláàsù gbé e. torí jẹ́ àmọ̀já ìdù ni lọ́bá ni ẹkọ́ méjìrì ẹwọ́n ni àfá kílódé ìṣẹ́ta wọn ni ìlú àwọn ní ìta wọn bọ́nu wọn ò lè wá kó kódà ma ọ́n bá kú mẹ́ gbogbo yìí àdánwò ọba ní sí wọ́n ní kò sí jíjẹ́ rẹ̀ kánù wọn lọ́bá rẹ̀ jílógí lọ́rọ̀ ilẹ̀ ìhùn dákun. Èyí ni wọ́n pé àwàdà ní ìgbàkú àfáà dákun, àfáà dákun, tó bá ń bẹ̀. Wà áwà àrí ọ̀nlé. Àbí kẹ́ mọ́ bọ igi iná, kẹ́ mọ́ bóòtà iná, wọ́n láwọ́ àrí ọ̀nlé dákun àfáà, à ń sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwálé, nígbà tí èèyàn méje kú dánú nú wọn. Àwọn alọ̀ ọ̀bá ń lé. Ṣètáni wá sọ fún wọn pé ẹ̀yin jẹ̀mọ́ orí, ẹ̀yin olóòsà, ẹ̀yin aláwọ̀ ẹ̀yin ẹlẹ́bọ̀ ẹ̀mọ́ tẹ́ṣì rí ẹ̀bùn lówó ìyàwó rẹ̀ oró jẹun ebi ń pẹ̀lẹ́ ha kọ̀lásọ gidi kọ̀tẹ́gbẹ́ ebi ń pa ọmọ kéwú ẹ sọ fún pé ẹ̀mọ̀ fún ló ní ìrúbọ kọ̀ọ̀kan owó gidi ẹ fún ẹ̀sàlùkáwà ní fún bẹ́ẹ̀ ní bá lọ bá àfáà nílé wọn kúnlẹ̀ ánàkúnmọ̀lá ẹgbẹ̀ nǹkan ẹ̀kàn bá wájá ní ẹjá sòdodo fún yàfá ní ẹ̀sòdodo bẹ̀lá ń tí ń jẹ́ ẹni bá lérí ń fọ́hun àwọn náà lákó àdá ìgbónádà àta fáwọn èèyàn débi tí ọba tó mọ́rọ̀dọ̀ babaláwo àti ya olúgbò àti ya kíníkan bàbá wá dá nǹkan síta ìgbóná síta tọkọlù wọn wà wá wà kó wọn lọ́bẹ̀un àwọn alámọ́ntà ń fún wọn mú à ń fi ń jẹun ní ìta àwọn àkọ́dá ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọlọ́wọ́ bọ́ yìí àà kò ní dìde ìyábà wọn tọ́bọ̀dá ní gbogbo yọjú sí ìyà gbé lórí kí ní tàà ń ṣe

ẹ̀rà mọ́tò nísìnyí ẹmọ̀ ti kìíní wo náà wẹ nínú ọjọ́ yàn wọ́n àbẹ́ rí fẹ́kà àwọn ọmọ wa mọ́síláti àánà ọmọ wa mọ́síláti àmì ẹjẹ́ àjọ mọ́ ti kìíní yìí èló lẹ pé àbúrúsì gbọ́ owó kò bí ẹmọ yìí 100,000 èló lẹ máa fíìmì mẹ́fẹ̀rin adá méjì àwọn ọmọ pín ìdàjì ẹsà mọ́ pàkíní rẹ̀ owó ni yóò sì mọ́ rí bẹ́ẹ̀ ọgọ́rọ̀ ó ṣe ìtọ́ Bárọ́dà kò burú. Nígbà ìwá wá iṣẹ́ kàmàlọ́ ní àwọn ọ̀wá lásán àá, àkàbí ó ní nǹkan gbé kí ní ọwọ́ ìjáde kì í nílẹ̀ tẹ́. Ṣé lóòtọ́ lẹ́ ń wí owó nì? Tàbárí lùwọ́ dára gàrí dára kì ní ìgbásẹ́kúnlẹ̀. Ọlọ́nfẹ́, bàbá bá tutù ọkàn, ọba rádà kálíbà, ọkàn bá tutù. Ó dijọ́ kẹjọ, àbíjọ́ kẹjọ tó ń bọ́, wọ́n tó gbé wá fún. Àbá kò ní ìdìgbẹ́ wa ò, kò ní ìdìgbẹ́ wa a máa ṣètò fún yọ́mọ lọ́gbà nígbà tó tó bí oṣù mélòó ṣèdá ni wà lọ sọ fún wa pé ó ti jòkó sí lábáyìí hmm. ẹ má mú lọ lọ́tẹ̀ lẹ́yìn oṣù mẹ́ta ẹ má mú lọ lọ́tẹ̀ ẹ mú kẹ̀kẹ́ lọ aláfà ń gbádùn yàá gbogbo àbá tí ò ní fáànù lé ní ìdíje wẹ̀rẹ̀ Yunus lórí ibú lọ́ka sí o nítorí ní irú ọjá wọn ní akọ̀nú lé kí wọ́n á jò kókó orú ọmọ mú kó orú bá mú tẹ́lẹ̀ ara mi máa yá sí ni kẹ́kẹ́lẹ́ pé ìbàjẹ́ fẹ́ dé o aláyọ́mọ dẹ́nìsì yọ́mọ yóò nílé jòkó àdúrà máa ò nílé súnmọ́lọ máa yóò wíkì ni ọ̀nà jíse táà ní ìgbà kí ń ba ìkì láti jẹ́ fún yẹn bọ́lọ̀ bẹ́ni làfàbà bínú àwọn àbí ọ̀wá lónìí ó tún di ọjọ́ ogun ìwọ̀n tún wá ń dẹ̀mẹ̀ta ní lọba bínú lọba yẹnà fílà lọba ṣe gbogbo gbàrá tó bà kankan ó tẹ́ bí jíjẹ́ ọba kọ àwọn nǹkan sí kútara lọba bínú lọ yíòsà tó bá bá yí mẹ́rin bó nìkan náà ní sí lọ tẹ́lẹ̀ ó kọ́ àwọn tí ó dá ní ìsìn wọ́n ni wọ́n bí ọdá kó súnmọ́ bá bí ọ dáadáa tó bá ipá àfáà ní ọsúnmọ́ yìí Fàkàrí yákùnrin ni yáá tí ẹ̀yọ́ máa dákí níbo lè ráyá ẹlẹ́lá nígbà tó súnmọ́ kí wọ́n gbá àfáà yìí mú. Pààrẹ́ kí ni wọ́n lámọ́lẹ̀, pààrẹ́ kí ni wọ́n lámọ́lẹ̀ láàrínà ẹlẹ́lá. Ó sì tá ni wọ́n ní ẹsọ fún wó àfáà ní ìjọba fẹ́ kú, tọ́ọ̀fẹ́ kí ìyàwó rẹ̀ ó ti kú ọláfà jẹta ò níjọ́ tó wá ń jẹ́ sí ẹ̀rọ ọlọ́mbà ọ̀ bíkí lọ́nu níjọ́ tó wá bá àjà àtàkọ́kọ́ ò torí owó wá torí ọlọ́run ló fi wá ìjà tó ń jà ní torí ni a pa ó yẹnyán alàmọ́wá fún ìjà tí sí tó ń jà yìí torí owó ni al-ikhlas sallallahu alaihi wasallam. Ìgbé, a ó sí ni, kọ́ ọ̀lá fún mi, Kọ́ọ̀lá látẹ́ gẹ́dọ̀ sọ̀sọ́lẹ̀ fún mi, sọ̀rọ̀ kan fún mi kalimatan la as'alu ahadan fil islam la as'alu ahadan ghayrak. Qul li fil islam qawlan. Sọ̀rọ̀ kan fún mi ní islam. La as'alu ahadan. Qul amantu billah. Sun mastakin ko dúdédé, títí káàmà mín bá di ìfìlásì náà ni. Dúdédé, wọ́n bá wọn pàǹkẹ́kọ̀ọ́ tí ò ṣe rí tí è ṣe sọ wọ́n fi adá wọ́n kàbẹ̀ ládùúgbò àfiká gbolówà gbọ́ kàfíkà kú sí tó wáyé o ọkà múmi yóò mi o bábáwo tó ogun ayé ẹsẹ̀ múmi ní ọyẹ o Bàbá wo tó ayé ọkà mú mi ní omi o, àfikà gbọ́lú àgbọ̀, àfikà kú sí ọ́yá. Àfikà gbọ́lú àgbọ̀, àfikà kú sí, àfikà Bàbá wo tó ayé ọkà mú ní omi Bàbá Ọba tó ní Islam, kò ní Mùsùlùmí tẹ́lẹ̀, ní ṣe wá kéfèé rí. Ẹlápẹ̀ amúdẹ̀sùbáwà yìí, gbẹ̀yìn tẹ́ náwó torítọ́lọ́run tẹ́ náwó tẹ́lá

الله

الله الله الله الله الله الله الله الله الله kádàníyàwó gbogbo adábámọ̀ Muhammadun Rasulullah ákì hafi sí ó túbá rẹ̀ اللهم بأنينا من أبوا مدير المركز حاج حبيب الله آدم عبد الله العلوي اللهم بها من نجيم مسي قد عليه ونسجك قد لاب وسجو ويكارم وما شيخ آدم àti àwọn ìyàwó àtẹ́bí atọ́fàsìkò ìbẹ́lọ̀ fún gbogbo ọmọ kí ó sí Adam karapata láìwé ẹnìkan lẹ̀ ní Nigeria àti other country gbogbo tí ń jẹ́ fòrò olmarkaz alọ́mọ́fìmọ́pàwálẹ́kún gbogbo tí ń jẹ́ zawaya islamiyya ọlọ́run dákun bá wa tún bẹ̀ ṣe ìwòlẹ̀ lárúbáwá tí ń dààmú dààmú lónìí tí ẹ bá wo jẹfíṣẹ̀ tí ń bá ń rí wọn tó bá jẹ́ ni tó rẹ̀ sínú yọmọ sunkún ni lápáwọn ọ̀gá wa nìdàmú bábá yọ ọlọ́run wa mọ́sálásí wa ilé kéwú wa záwíyà wa gbogbo ọ̀nà tí ní mùsùlámù àtẹ̀yẹn ní sọ àtọ́níṣẹ́ ìjọba àtolówó gbogbo tí kálukú ń gbàjẹ lọ́nà halali mẹ́jẹ̀ ọ́dà mọ́ ọlọ́run mẹ́jẹ̀ ọ́dà rú ọlọ́run la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam tó mo wádìí pé àmà bú ti jẹ́ sìtáni burú tọ́káfàlà tí ó wà bí lẹ́yìn abí ọ̀yẹ́ ní ẹkọ́ wà bí tó gbogbo tí bá ni wọ́n pẹ̀lá fàwàdá òdì bí ìbejì gbogbo wọ́n jọ́ sí àtàfà wa àbẹ̀sàlámì bá àtúra àbá Yunus gbogbo aná làájọ́ pàdé bá àtú owó tó bá kò díẹ̀ sí tọ́wà náà tún kéjì níwájú ọlọ́run títàjẹ́ ká gúnlẹ̀ dáadáa ọmọ jẹ́ gúnlẹ̀ dáadáa bápa nǹkan tí àbúrà tí náà jẹ́ o bápa tẹnukọ̀kan wá náà jẹ́ o muhammad rasulullah والذين معه أشداء ولا الكفار رحمة أولئك أمرك أن سجدا يتبون فضلا من الله ورضوانا سيما في وجوههم من أثار السجود ذلك مثل لهم في التوراة ومثلهم في الإنجيل كذلك المخرج فتاه وآذاره فاستغرق على صوته يجيب الزراع يجيز الكفار قال الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجرا عظيما يا غم بندي رجا ورحمة الله tí wọ́n jẹ́ sísà fún mùdílò Markaz alọ́mbà tìyínú gbogbo nǹkan yẹ́ lọ́mọdé ó bàjẹ́ ala ilaha illallah ọ̀rọ̀ bí ó ti yẹ ìyá wa olóyin àwọn náà tó wà ń kalẹ̀ bàbá gangan lójókòó ọlọ́mọ́sà tó ti yí ọ̀rọ̀ ọ̀rẹ́ akárí gbogbo àwọn olóyìn lápapọ̀ láti ṣe ákàdé gbogbo àwọn àbí ọlọ́mọ́ tí ẹlákùn ìbá gbogbo àwọn yòókù náà jẹ wọ́n tún yẹjú wọ́n lọ́wọ́ àti ìyàwó náà ìyàwó náà tán wà ń bẹ́ ọlọ́mọ́sá dùn yí mú kalẹ̀ wala subhana rabbika wa Suleiman ọmọ bẹ́ẹ̀ ti ń ṣe pẹ̀lú ara yín tẹ́rẹ rẹ̀rìn tẹ́rẹ dápàá lọ́ra yín ojú omi lójú o ọlọ́run ní sọ yín dọ̀tá o mọ̀lódì tí náà jẹ́fẹ́ ṣe ọlọ́run jẹ́ orí ẹ̀ ti fẹ́ àti gbogbo ẹn tó dájọ́ orí sọ́nà ọlá subhana rabbika Bàbá